بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد so ibi tá dé òun náà ni inú qa'idatun fi sabr ti ibn taymiyyah rahimahullah ta'ala so òun ni ibi tí wọ́n ti ń dákọ ìran kẹta nínú ìran tí sùúrù pín sí so ìran tí sabr pín sí òun náà ni as-sabru ala al-masa'ib wọ́n wá ní òun náà pín sí méjì òun náà ni naw'un la ikhtiyara lil khalqi fihi so àbí la yada lil khalqi fihi ẹ pé kò sọ́wọ́ ẹ̀dá ń bẹ̀ so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fẹ̀ dá sí sábàbù rẹ̀ so wọ́n lé léyìn ó rọrùn láti ṣe sùúrù lórí ẹ̀ torí pé ìjẹ́ pé ah ilé ìkọ̀dọ́ Ọlọ́run ni ìdájọ́ Ọlọ́run ni àti ní tí Ọlọ́run ti kádàrá ni ó hàn gẹ́rẹ́ ń bẹ̀ so kò sí tàbí ṣùgbọ́n yóò ní sùúrù lé ìtìrọ́rọ́n aw ikhtiyaron so wọ́n ní annáwọ̀ ọ̀rọ̀ ọ̀bìyàn intanson láàkọ́ wọ́n ti ní aha bó ṣe wá nínú nuskọ̀ tí yí ni pé náà thani so but níbò mi nínú nuskọ̀ tèmi ń bíwáyì náà ọ̀rọ̀ bí ànáfisì oye so náà ọ̀rọ̀ bí ànáfisì so so náà ọ̀rọ̀ bí ànáfisì nuskọ̀ yìí nuskọ̀ tèmi sí ń lò yìí wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé kílọ̀kọ̀lẹ̀ wọ́n tẹ̀lé àwọn nusakh asliya dáadáa gẹ́gẹ́ but ṣèyàn mẹ́yí tó sọ̀hẹ́hì so wọ́n ní annáwọ̀ ọ̀bìn lọ́dọ̀ tí yí annáwọ̀ thani fún ọ̀nà ẹlẹ́kẹta ni àbí so igan kan náà ni ọwọ́ padà sí nǹkan tí ń sọ lẹ́ẹ̀kan pé tàbá tẹ̀lé ti nuskọ̀ tẹ̀mí yìí pé lè anna sọ́bọ̀rọ̀ thalathatu aqsam pé sórú ìpín mẹ́ta ló pín sí wọ́n sì ní annáwọ̀ so ó padà sí kọ́ńídà ọ̀rọ̀ kìí ṣe kọ́ìdà mọ̀tọ́rídà kìí ṣe kọ́ìdà tó ṣe lòun wùwà gẹ́bù iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ìdà fiqh so kọ́ìdà fiqhiyya ni àbí kọ́ìdà usuliyya ni pé kìí ṣe pé yíò kàn máa lò lọ nílò báwọn kìí ṣe gbogbo kọ́ìdà ló ṣe lò báyìí ẹ máa wo orú kọ́ìdà yìí sí báyìí sọ pé táwọn sọ ní pé al-adad la hukma lahu tí a wá sọ pé tí a wá sọ pé al-adad la mafhuma then in ta n sọ ni pé iye àwọn ok no bóyá iye iye mélòó ni àwọn lẹ́kùn aljanna hmm? mẹ́jọ so ta bá sọ pé al-adad la mafhuma lahu wọ́n kẹ́lá kọ mẹ́jọ ni ó lè jẹ́ mọ́kànlá kan tọ́wọ́ pé òkè àlàádẹ́ láàmà fún mọ́lá ò pé à zaka ìgbà tí zaka tó wọ àgbò tó bá pé 40 ni ó tó yọ ẹyọ kan ìgbà àárá ọ̀ ọ̀hún tó bá àlàádẹ́ láàmà fún mọ́lá ò sáré ló bẹ̀ kò sí ló bẹ̀ so ní tẹ́fìdí nìyẹn pé kọ́lá tí a bá ń ka tíra àwọn tíra kọ̀wáìdì fìkìyà àbí àwọn kọ̀wáìdì usuliyya ń gbà mí tẹ́ bá ka kọ́ ìlà kata tó bá ní àlàádẹ́ lahu mafhum tẹba sí sí next corridor al-adad la mafhuma lahu so mọ́ sílẹ̀ dáadáa so tí ma ń ka àwọn tíra qawaid fiqhiyya oye so ẹ ma wọ́n sí hadithi lillahi tis'an wa tis'ina isman ṣe yóò sọ pé al-adad lahu mafhuma àbí al-adad la mafhuma lahu الله المستعان العدد لا مفهوم له ني oye bọ̀ tẹ́ bá débi bòmí tẹ́ bá débi bòmí bóyá bí tí a máa débi bòmí èyàn tó sọ pé al-adad lahu mafhum ok ayá yìí ń kọ́ aláwọ̀ bá sọ pé إن تستغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة sọ́sọ̀kú ya adad sí lahu mafuhuma bí aláàlá mafuhuma náà kí wá ní kọ́ ìdàtà ya fi wọ́n ìdí ni pé asùlù ni pé adad ó ní mafuhum al'asùlù ni pé adad ní mafuhum rí so ó ní hukum al'adad lahu hukum ó ní mafuhum àmọ́ tún wá lè ṣẹlẹ̀ náà pé kó ó lè mọ́ nímọ̀ fún òun so yí ní pé ah, eh, al-qawaid al-arba'a tó túnmọ̀ pé qaida mẹ́rin nìkan náà ni so ó lè mọ́ nímọ̀ fún òun ìgbà òní ní mímọ̀ fún tó bá qaida tẹ́yìn òfin máa dáàmà òun ni pé tó bá ṣe pé kìíní yẹn kò wà qaida àbí dawabit méjì lèyàn òfin máa dáàmà tó bá yẹ pé kìíní mahdudu sí òǹkà tí wọ́n bọ̀ wọ́n á fún ló ń kàn oye so kìíní yìí kò wà máa tó rùsọ́ nǹkan tí wọ́n sọ yìí àmọ́ wọ́n ni wọ́n fún ní òǹkà oye so wọ́n fún ló ń kàn so ìyẹn nìyẹn so tí ó bá ti wà máa tó rùsọ́ nǹkan yẹn tí ó bá ti ṣe pé wọ́n ti di sí òǹkà yìí nìkan wọ́n á fún ló ń kàn á ti mọ̀ pé àdádélé ìkíní kò ní mọ̀ fún wọn lá so gbogbo nǹkan tá irúnsìn eh, lillahi tis'an wa tis'ina isman so ìdí tá a fi sọ pé láàmọ̀ fòrúmọ̀ láwọn ni pé torí pé kíni kìí ṣe pé tí sáwọn àti sáyẹn násmọ̀ nìkan ni sóyí oyi so wà ilá asùn ni pé adàdì ní mafhum sóyí wáyé òun ni hukmu so ẹlẹ́ẹ̀kejì oyi so hukumu ta'allaqa zahiran pẹ̀lú adad so so bí nísì kan sọ pé tí ó bá ti pé èyí báyìí tí ó bá ti pé èyí báyìí èyí báyìí nìkan yọ then ó ti ta'allaqa pẹ̀lú hukumu zahiran kò sí ìrìnàdí ìrẹsì ọ̀yẹ̀ ó ti ní gíní ó ti ní mafhumu ni so yí bọ̀ tí ó bá ti ta'allaqa pẹ̀lú hukumu zahiran إن تستغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة أي so kò ní kankan sí pẹ̀lú hakum so yí so la mafhuma lahum so bí yíò sí mamman ni so wà ilá àwọn qaida usuliyya fiqhiyya ń gbami tí a máa ń gbọ́ wọn báyìí tí a bá gbọ́ kan tí a bá lọ lò àyẹ́lẹ́sí lọ́wọ́ so Allahul musta'an so ni so wọ́n ní an-naw'u rabi' ok ok tàbá wá sọ pé al-adad la mafhuma lahu tàbá sọ pé anwa'u at-tawhid aqsamu at-tawhid thalatha ṣe tá sọ ní pé adad lahu mafhuma bí la mafhuma lahu èmi ọ̀sọ̀ yẹn in tí mi ń bèèrè ni pé sáà sọ pé lahu mafhuma bí la mafhuma lahu ẹ. Eh? Allahul musta'an àìsọ fún wa àti fún wa kọ́ àìdà pé tó bá yẹ pé aláwọ̀kọ́ kó wá mahdudu sí nǹkan wàbí so yóò ti pé ó ní mafhum kí hukumu ta'allaqa pẹ̀lú rẹ̀ kí ni zahiran oye so kí hukmu ta'allaqu pẹ̀lú rẹ̀ zahiran bọ̀ ilé hukmu ti ta'allaqu pẹ̀lú rẹ̀ zahiran oye so hukmu ti ta'allaqu pẹ̀lú rẹ̀ zahiran ẹ̀yìn tó wà lè fẹ́ rújú ni pé ok ẹn but àwọn afáàmì pín sí méjì náà so kí ló dé bi'tibaru min oye so bi'tibaru min ni wọ́n fi ṣe kíni wọ́n fi pín sí méjì oye oye ok tàbá wá sọ báyẹn àwọn anwa'u sabr tí wọ́n sọ iná nǹkan sáwọn pé adad lahu mafhuma bila mafhuma la ẹnu wá fẹ́ kójọ pọ̀ lórí lè kí ló dé sí ó pé kọ́ ìdà méjèèjì so wọ́n mahdud sí mẹ́ta yìí ó túnmọ̀ pé a tún lè ráwọn ara mi bí actually yóò kọ̀ wọ́n tún but wọ́n sá ẹ̀hẹ́ nǹkan náà tún wá wà tó wá yẹ kí kọ́ídà kan wà tí ẹ̀mọ̀ wòye sí òun ni pé kò torí pé tá wo kọ́ídà al-adad la mafhuma lahu àti la mushahata fil istilah tí wọ́n bá fẹ́ mọ́ lómé jùlọ èyàn ó padà kó sí nǹkan fàlá mushahata fil istilah tọ̀hárọ̀ làwọn èèyàn ń pè à èmi mọ̀ pé ní najasa fàlá mushahata fil istilah so bọ̀ tàbá fẹ́ lo kọ́ídà àmlá mushahata fil istilah tọ́rọdán owó sí kò wọlé tàbá fẹ́ lo tọ́rọdán bí gọ́bdì nádọ́rùn pa nǹkan ó wọlé náà but na kí tí ò fi wọlé السلاح ناني ó ti há lọ́dọ̀ ìsìlá bọ̀ ìsìlá àti ẹ̀wà ni ok tó bá sọ pé òun ò fẹ́ mọ́ pé kìtàbù nadhafa Kùbín kitabu Tahara. Allahu musta'an. So àwọn kan hídà káwà tí yàn bá fẹ́ mọ́ lò wọ́n lọ, èyàn padà kó sí nǹkan. Orí, so èyàn padà kó sí nǹkan gan. So tó wípé kọ́ àwọn usul al-fiqh àwọn ọkọ̀ wáyé fẹ́kẹ́ àwọn ò gbé kalẹ̀ kíyàn kan mọ́ lò wọ́n lásán. Wọ́n gbé mọ́ káwọn kẹ́rì mọ́ dè wọ́n mọ́lẹ̀ so kẹ́rì mọ́ dè wọ́n mọ́lẹ̀ So kẹ́rì mọ́ dè wọ́n mọ́lẹ̀ So kí ló kọ so yes la la kí ló kọ rẹ̀ la mushahata fil istilah so àmọ́ kí ni àmọ́ èyàn máa ń èyàn máa ń jìnà sí àwọn nǹkan tó wáyé pé òun gánà qaida ni so tó yẹ pé yóò máa bínà káàrọ̀ àti àti kí ló kọ rẹ̀ lọ́dọ̀ àwọn yẹn àti kan takùn kan lọ́dọ̀ àwọn yẹn lókùnbà tí ò bá ti takùn ṣẹ̀ríà lókùnbà tí ò bá ti ṣe pé ṣẹ̀ríà ló so so yóò mọ̀ jìnnà sírò àwọn nǹkan bẹ́ẹ̀ pé a pé àwọn olùmọ̀ ti pín tàwọ́dì sí mẹ́ta àmọ́ mẹ́rin lè fẹ́ pín sí so mẹ́rin lè fẹ́ pín sí oye so in tó fi tètè dún mú ẹni tó bá fẹ́ pín mú tàwọ́hídò hakimiyya wọlé nìyàn ni pé ìdí tó fi mú pín kìíní sí mẹ́rin ni pé ó ti tààlákọ̀ hukumu kìíní then ah tí ó bá mú wá pé mẹ́rin ni èmi náà lè mú wá pé márùn ni torí pé tawhid al-hakimiyya yana kan nínú àwọn tawhid rububiyya ni àbí tó èmi náà mú tawhid tawhid kilo kole tawhid tawakkul tawhid tawakkul èmi náà mú wá so ile wa padà mú ti wá ile wa padà mú ti wá ile kò wá nínú tuma so ibai so in tó bí ah ma ni ah mẹ́ta làwọn olùmọ̀ pín sí ah àlàálàlá ma fún mọ́lá ah, lókọ́ rẹ̀ mẹ́rin ni o mẹ́rin lè mẹ́fẹ́ pín sí so kò jẹ́ bó ṣe jẹun so wọ́n ni an-naw'u ar-rabi' tó jẹ́ an-naw'u ath-thani that is ìran kejì fún ìran tí àwọn sabru so kílùkọ́ rẹ̀ sabru ala ma yusibuhu bighayri ikhtiyarihi so àwọn as-sabru ala al-masa'ib kejì tó pín sí ó ní ma yahsulu lahu bi fi'li an-nasi fi malihi وني ما يحصل له بفعل الناس في ماله نعم افا malihi náà ما يحصل له بفعل النوع الرابع النوع الرابع ما يحصل له بفعل الناس في والأفضل لو بدأت بالبسملة على الأقل بارك الله فيكم بسم الله الرحمن الرحيم النوع الرابع ما يحصل له بفعل الناس في ماله أو عرضه أو نفسه فهذا النوع يصعب يصعب الصبر عليه يصعب يصعب الصبر عليه جدا نعم. لأن النفس تستشعر تستشعر المؤذي المؤذي لها وهي المؤذية لأن النفس تستشعر المؤذي لها وهي تكره الغلبة فتطلب الانتقام وتطلب فتطلب الانتقام لا يصبر على هذا فلا فلا يصبر على هذا فلا يصبر على هذا النوع إلا إلا الأنبياء والصديقون وكان نبينا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يقول يرحم الله موسى لقد أوذي بأكثر من هذا فصبر فأخبر عن عن نبي عن نبي من أمين الأنبياء أنه أنه أنه ضربه قومه فجعل يقول اللهم اغفر لقومي فإنهم لا يعلمون وقد روي عنه صلى الله عليه وسلم أنه جرى له أنه جرى له مثل هذا مثل هذا قومه ف... مثل هذا مع قومه وقد روي عنه صلى الله عليه وسلم أنه جرى له مثل هذا مع قومه غير موجود لا بس وقد روي عنه صلى الله عليه وسلم أنه جرى له مثل هذا مع قومه فجعل يقول فجعل يقول مثل ذلك فجمع في فجمع في هذا ثلاثة أمور العفو عنهم والاستغفار لهم والاعتذار عنهم بأنهم لا يعلمون وهذا النوع من الصبر عاقبته عاقبته عاقبته عاقبته النصر والهدى والسرور والأمن والقوة في في ذات الله وزيادة وزيادة وزيادة محبة الله ومحبة الناس له وزيادة وزيادة محبة وزيادة محبة الله ومحبة الناس له وزيادة العلم ولهذا قال الله تعالى وجعلنا منهم أئمة يهدون وزيادة زيادة ناني وزيادة محبة الله نعم وزيادة محبة الله ومحبة الناس آه، ومحبة الناس له وزيادة العلم ولهذا قال الله تعالى وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون فالصبر واليقين ينال به ينال بهم ينال بهما ينال بهما الإمام في ينال به بهما الإمام في الدين ينال بهما الإمامة في الدين ينال بهما الإمامة في الدين فإذا فإذا فإذا انضاف إلى فإذا انضاف إلى هذا الصبر آه، قوة اليقين والإيمان ترقى ترقى العبد في في درجات السعادة بفضل الله تعالى وذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ولهذا قال الله تعالى ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم نعم بارك الله فيكم صنع مصوه ابن تيمية رحمه الله تعالى أني النوع الثاني أني لك جنيننا الصبر على المصائب أني ما يحصل له بفعل الناس èyí تمن máa ń ṣẹlẹ̀ pẹ̀lú látara pé àwọn èèyàn ló ṣe nǹkan yẹn fún bóyá àdánwò kan látara àwọn èèyàn fi máàlìhì nínú dúkìá rẹ̀ bóyá nìkan já lólè àwọn àìrìdìhì abẹ́nìkan sí kíni abẹ́nìkan wọ́n tàbá ọ̀nà rẹ̀ ìjọmọlọ́wàbí rẹ̀ àbí ara alé rẹ̀ àwọn nafsihi abẹ́mì rẹ̀ oi so so àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí sí rẹ̀ àwọn nǹkan tí ṣẹ̀ríà wá dáàbòbò ní nafsi so ṣẹ̀rẹ́ àwádà bò bò gan débi pé ṣẹ̀rẹ́ àpá wa láṣẹ gan pé ká ṣe kíni ká ká ká defend rẹ̀ so man qutila duna malihi wa huwa so ni pé ká defend dúkìá wa so although àwọn olùmọ̀ sọ pé ìdífẹ́ndì tí ó wá níbi hadith annabi sallallahu alaihi wasallam yani pé ìdúlù ala aljawaz

ọ̀yẹ́ pé wájìbù ni so nítorí ẹ̀ hadith mi tó yí pé ó wá ní nafsu su'al san nabi sallallahu alaihi wasallam ni pé ìbéèrè gangan ni wọ́n bí anábi pé ṣé kí òun kóhun fún anábi ni má fún ọ̀yẹ́ so ní pé má fún so ala kulli hal so èyí tó pọ̀ jùnú àwọn olùmọ̀ jumhurul ulama orí jawazi ni pé èyàn lè defend rẹ̀ so ìdí ni pé tabawo maslaha nafs ó ju maslaha mal lọ so sharia si máa ń pa wá láṣẹ ká fi akhaf dararain ká fi ṣe kíni ká fi gbáyé tó lágbára dànù wọ́n ẹ̀bọ́ ló fẹ́ gbà tí ó fi hàn lẹ̀ àwọn olùmọ́ní kò sí tó sí so Ibn Taymiyyah sọ O wà nù àwọn tíra àwọn malikiya ní pé tó wáyé pa àwọn ṣe aniyasiyar àwọn tí ẹ fi ṣe ònìyẹ sí ẹ ọyẹ pé nǹkan kéékèèké ló fẹ́ gbà èèyàn lè fún un so eléyìí ọ̀rọ̀ pọ̀ nbẹ èmi sì ti sọ́ọ́rí ní jòkó kan mo rántí pé jòkó yẹn pa àmọ́ ìyá kọ̀ọ̀kan kan bí báyìí ní sọ pé à tẹ́nìkan bá wá bọ̀ à ọ fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ fún un ní o fún un lẹ́sẹ̀kẹsẹ̀ ní o so ó tako nǹkan tí àwọn olùmọ̀ ń sọ so yóò fẹ́ máa pọ̀tẹ́ bí gbà pé ẹni tó wọn ò bá fún un tó jà tó jà bí wà fún òun òun ọmọ tí ń ṣe so mo ti sọ́rí so eléyìí kò kìí ṣe bó ṣe kí à ń sọ nìyẹn bó ṣe kí à ń sọ náà ni pé ah alàlẹ̀ àkọlù ni pé jawazi ni kíní ó wà jaiz ó wà jaiz kọ fún ó sì wà jaiz kọ sí kíní kí wọ́n bá a kí wọ́n rọ́bà máa lọ́wọ́ so kí ló kọ́ rẹ̀ so um, so méjì náà ló wà jaiz so méjì but ìsọ tí mi sọ pé à ah, pé tọ́ bá ìsẹ̀mí ó ìgbà nǹkan mi so ó lè fẹ́ yí kí ẹmọ gbọ́ yí pé bóyá òun nìkan ni ó wọlé so wọ́n ní àwọ̀ ẹ̀rìdìhì ẹ̀rìdù náà wọ́n náà àwọn nǹkan tí yíò defend àwọn olùmọ́ sọ pé lè wájìbù ni kèsè jáìz wájìbù ni kọ́lá tọ́ bá kú lórí ẹ̀ ọbọ̀lọ̀ defender ẹnìkẹfẹ́ tàn á dá lórí ara léyàn tó bá kú ọgbọ̀lọ̀ kú ni tí ó bá sá ọládà ọgbọ̀lọ̀ sáládà ni wájìbù lòun tẹ̀ bí tifak àwọn olùmọ̀ oye so bí tifak so àwọn olùmọ̀ àwọn nafsi yìí so nafs èyí tí jùmùhúrù wà lórí ẹ̀nà ni pé wájìbù ni so àmá ìtìláfù wọn bẹ̀ so ìtìláfù wọn bẹ̀ bọ̀ ìrìdì ni ó sí kìíní bẹ̀ ẹnìkan fẹ́ tàá lórí ara rẹ̀ ọgbọ́ tí ó bá pọ̀ yóò pọ̀ síbẹ̀ ọgbọ̀rọ̀gbà fún wọ́n ní ẹ̀yà máa wọ́n náà so ara ọkọ̀lọ̀ ọba kuma fàzẹ̀ náà sí wọ́n ni so ala kulli hal so àwọn nǹkan yìí tádàmù bá wá dé báyàn bẹ́ láti ọwọ́ ọmọ so nínú dúkìá ni nínú ìdùdù yẹn ni nínú ẹ̀mí yẹn ni oye so tí àdánwò bá dé báyàn níbẹ̀ so ẹni tí èèyàn wà máa béèrè nípa nígbà tí sẹ́rí àti sọ a defend dikini bóò ni àdánwò tó ṣe lè fẹ́ dé báyàn bẹ̀ so of course ṣẹ̀rí àní ká defend rẹ̀ but ìyẹn ò dá àdánwò dó oye so bí ṣẹ̀rí àsọpọ̀ pé ká ṣe kíni ká defend di ẹ̀sìn àbí ká defend ẹ̀mí wa pẹ̀lú pé ká kí àwọn mùsùlùmí lábẹ́ La lábẹ́ olórí láì sí pé ìṣe ti terrorism ìṣe máa dógun jà lábẹ́ kọ́nà kan so ní pé kí wọ́n ja wọn kèfèrí lógun lábẹ́ olórí lábẹ́rú ilá ṣe ìṣe ti terrorism tó máa ń ṣe kí àbí kí wọ́n sọ́ra èdò lórí lọ́sàn kan òrùkẹ́ bọ́bí tí ìdá tí akílùkọ̀ rẹ̀ tíjọba ìsìláàmù bá ti wà so tí wọ́n ní olórí so tó ń pàṣẹ fáwọn mùsùlùmí so láti dáàbò bo ẹ̀mí àwọn mùsùlùmí pé ok kí wọ́n jà jihad so nínú ìjà jihad yẹn náà wọ́n fi ń dáàbò bo nígbà kò túmọ̀ pàdánwò yìí ní ìṣẹ̀lẹ̀ náà irú rẹ̀ ní Uhud oye so akílòkọ rẹ̀ so eléyìí kò sí tààrùdù láàrin wọn kò sí tààrùdù láàrin pé àdánwò ṣẹlẹ̀ sí dúkìá sí ẹ̀rìdù sí nafs àti pé kíni ṣẹ̀ríà pàṣẹ pé àwọn kan tí a gbọ́dọ̀ ṣe kíni tí a gbọ́dọ̀ defend láwọn kan so yí so in ta fi sọ pé sọ́bùrù kan wà tó yí pé sọ́bùrù sọ́bùrù muharram ni èèwọ̀ sọ́bùrù ni oye so sọ́bùrù èwọ̀ ni òní bóyá bí sọ́bùrù téèyàn ní tí àwọn èèyàn fi tààdá lórí àìrùdò yàn téèyàn sì ní kàkwá láti dá fún ọ̀rọ̀ ẹniyàn so sọ́bùrù èwọ̀ lélẹ́ yọ so kìí sí sọ́bùrù tó yẹ ní ọdí so àbí sọ́bùrù téèyàn wá ní téèyàn wá fi ṣe kíni téèyàn ò jẹun téèyàn tó wá fi lọ kú àríyànú ah, sẹ́mọ̀ pàwọn búzí so wọ́n dá so wọn ò ní jẹun fáì mẹyẹ ọjọ́ yóò wá jókòó so yóò mọ̀ gbà sólà sára so wọ́n ni àfàhádà náà bọ̀tádà wọ́n bá wá ṣẹlẹ̀ náà pẹ̀lú rẹ̀ yára èyàn defend ara yẹn ni àbẹ́yì tó ṣe pé wà jáìzì kíyàn ṣe dáfún ìdífà àbílẹ́tì ẹ̀yẹ ahsan so kíyàn ṣe dáfún rẹ̀ pẹ́tọ̀ òfóònù ló fẹ́ gbà so kòkú lé mi pa so èyàn gbé fóònù fún kó má bá tiẹ̀ lọ so wọ́n ní fahadha náà yas'ubu sabru alayhi jiddan wọ́n ní ràn yí ó lé láti ní sùúrù lé lórí gan ó lé láti ní sùúrù gan lé lórí so ó lé so ní wajhu mi ó lé wọ́n ní li anna nafsa torí pé ẹ̀mí o tastashiru al-mu'dhiya laha ẹ̀mí rí ẹni tó sàbòsí fún nígbà ẹni tó ṣe àìdá fún mi ni ẹni tó ṣe ìkà fún mi ni wọ́n ni wàhíyà takrahul ghalaba ẹ̀mí sì kórìíra kí èyàn dìfìtì ẹ̀ oye wọ́n ni fatatlubul intiqam yóò máa wá ṣe kí ni yóò máa retí pún fẹ́ gbẹ̀san wọ́n ni fala yasbiru ala hadha wọ́n ni kò kí ń ṣe sùúrù lórí ìran sùúrù yóò illa al-anbiya siddiqun sàwọn tán ma ní sùúrù lórí ìran sùúrù báyìí àbáwọn tán ma ń ṣe rú sùúrù báyìí àwọn anbiya àtàwọn siddiqun ni eléyìí pọ̀ gan nínú ìran sùúrù Ibn Taymiyyah rahimahullah so eléyìí pọ̀ gan nínú ìran sùúrù Ibn Taymiyyah rahimahullah so yí pé tí a bá ráyè sọ́nà lónìí gbogbo wà tọ́lọ̀ bá tún ní ó táàmù àwọn example wá fún wa insha Allah nínú ìgbésí ayé Ibn Taymiyyah tó ń tọ́ka lórí ìfi iṣẹ́ kún ọ̀rọ̀ so tó ń tọ́ka lórí gini ìgá wọ́n ni wa kana nabiyyuna sallallahu alaihi wasallam wọ́n ni annabi wa sí rẹ̀ idha udhiya yaqul tán bá ti fara ní yóò wọ́n ti fara ní ju báyìí lọ ó sì ní sùúrù so ibi tí ibi tí ó ti máa ń hàn ní sítorí òdodo sítorí òdodo gangan ló fi ń pè àwọn èèyàn àbí torí ara rẹ̀ sítorí òdodo gangan ló fi ń pè àwọn èèyàn sódodo àbí torí ara rẹ̀ sẹ́rẹ́ni tí máa ń pè àwọn èèyàn sódodo nítorí ara rẹ̀ tó bá ti rí adá fa idha udhiya fillahi ja'ala fitnata ja'ala fitnata an-nasi ka'adhabillah ọ̀rẹ́ so tó bá ti tó bá ti rí ìnira báyìí yóò ṣe kí ni yóò jẹ́ kí yóò sọ fitna tó ń rí lọ́dọ̀ àwọn èèyàn yóò jẹ́ kó dàbí bígbà pé ìyà ọlọ́run bá ní pé àwó ara o ṣé ìra rẹ̀ gangan ló ń pèpè sí ni àbí ẹ̀sìn ọlọ́run ló ń pèpè sí nínú àwọn nínú àwọn nǹkan téèyàn fi máa ń mọ̀ gangan ni so áza téèyàn bá ń rí látọ̀dọ̀ àwọn èèyàn tó bá yẹ pé áza tó bá ń rí sára rẹ̀ ó ti mọ̀ pé ah ìrẹ̀wọ̀sí ìpọ̀ Ah, ìtẹ́ńbẹ́lẹ̀ ni yìí pọ̀ ah, wọn appreciate mi yìí pọ̀ wallahi a ah, ẹ̀kọ́ pọ̀ lára àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ṣẹ̀kọ́ pọ̀ gan ẹwùn kátà nabi sallallahu alaihi wasallam sọ fáwọn ansar inú hadithi anas ó wà nù sahihi muslim so nabi sallallahu alaihi wasallam sọ pé man ya'ish ní pé ṣe ẹ padà rí pé àwọn yóò mọ̀ prefer àyín lẹ́yìn mi yẹ́wọ́ yí pé ẹ̀yin la ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ àwọn yóò dẹ̀ tẹ́sẹ́ mọ́sí kíni wọ́n mọ̀ prefer ara wọn lẹ́yìn lórí Ànábì ni fasbiru Ànábì ni ẹ ní sùúrù hatta talqawni títí tẹ́ fi pàdé mi so wal maw'id ibi tá sì ti pàdé ni àbàtà ṣẹ́wọ̀n nǹkan fa so àwọn èèyàn jagun pẹ̀lú anabi sallallahu alaihi wasallam wọ́n náwó wọ́n nára wọ́n ná dúkìá wọ́n pàdánù ẹ̀mí àwọn tó pọ̀ kúnú wọn ìgbà tó wá di pé kílòkọ rẹ̀ ìgbà wá di pé kílòkọ rẹ̀ tó di pé islam ń tànká anabi tánàbí ti ń súnmọ́ pé anabi fẹ́ kó anabi ń kìlọ̀ fáwọn sọ̀rọ̀ ẹ ní sùúrù àwọn yóò padà máa pèfẹ́ ara wọn lórí yín ẹ má ṣe ìsìn àjálù ẹ̀sán láyé tẹ má ṣe isti'jalu ẹ̀sàn láyé so dáì kìí ṣe nínú pé à success dáwà ní pé káwọn èèyàn wá mọ̀ kí káwọn èèyàn mọ̀ wallahi ẹ wo dáwà táwọn èèyàn ń ṣe láwùjọ ẹ wo dáwà táwọn èèyàn ń ṣe láwùjọ dáwà pé à bọ́ọ̀bá tí wọn kèfèrí o àfi bí dáwà àwọn arábí dáwà tẹ́ ma fi mẹ́jọ rẹ̀ ni àwọn sọ́sẹ̀sì ayé so yàtọ̀ sí pé èyàn ò ní rí sọ́sẹ̀sì gẹ́ngbà mi èyàn ò tún rí nira ẹni tó fẹ́ là ẹni tíyàn fẹ́ là tíyàn fẹ́ jákónú kòtò yóò sì túnmọ̀ yóò sì túnmọ̀ gíní yóò sì túnmọ̀ tíyàn dànù but ibẹ̀ gangan ni àwọn sì dẹ̀kónù máa ti ń yọ pé ta ló ń ṣe kíní ìgẹ́ nítorí Ọlọ́run bá gangan sẹ́ẹ̀ ta ló ń ṣe kíní gangan wàláhì kó má pọnù wàláhì ẹ rí nǹkan tí Sheikh Rabi ń sọ gan nípa nígbà tí wọ́n ń sọ̀rọ̀ Ibn Hadi pé ma tarabba tarbiyata eh, Ibn Taymiyyah wa Ibn al-Qayyim ma tarabba tarbiyatan salafiyya pé kò ní tarbiya salafiyya kò ní tarbiya Ibn Taymiyyah kò ní tarbiya Ibn al-Qayyim wàláhì ibi ni tarbiya Ibn Taymiyyah nínà yìí tẹ́ ni pé àwọn kí Ibn Taymiyyah nígbà tí Ibn Taymiyyah lọ kìí ṣe tán wá jókòó sí ní pé tọ̀ gbogbo ẹni tó bá ti wá dákọ̀ àfáà wà lálàsẹ́ lókù kí ẹ lè rí ẹ sì ráwọn ẹlòmíì pé lẹ́yìn ìgbà tí wọ́n kú ní táwọn ọmọ kí wọ́n ṣe nìyẹn so tẹ bá ń tẹ bá ń rí pé tẹ bá ń rí wallahi ibi tíra yìí nínú tíra yìí ó rọrùn láti kìí ṣe pé wọ́n tún kìí àyàn lásán wọn tún káyàn kún lásán èèyàn tún wọ́n rí ìnira mẹ́ẹ̀ èyàn rí ìnira tó lágbára gan so eléyìí gangan ọlọ́wọ́ bá ma fi ma sọ́wọ́n ṣe ń torí mi torí pé tó bá ti ń rí ìnira fún ara rẹ̀ yóò mọ̀ pé ah ah kíní yìí ó ti fẹ́ pọ̀ jù o so yóò mọ̀ pé ah kíní yìí ah báwọn ya gan ṣe ń ṣe sí mi ah èyí náà ti wá mọ kí ó tẹ́yìn wá mọ̀wọ̀ mi fún mi tó lọ wá ní ọmọ kí ó tán tó ayé pé làwọn lòdòdó fi kí ló burú bẹ́ẹ̀ ẹ wo sheikh tí wọ́n ní wọ́n ṣẹ̀kú yìí sheikh ali al so ẹlòmí gan lè mọ́mọ̀ wọn àwọn sì náà kọ́ àwọn sheikh zaid wọ́n kọ́ àwọn tó pọ̀ torí pé munasaba kan ti wáyé rí tí ọ̀rọ̀ ti jẹyọ tí sheikh fawazi dákọ̀ wọn fún mi so ìwà tán so wọ́n wò pé ẹlòmí gan ó lè mọ́mọ̀ wọn kódà nígbà tí àwọn sheikh zaid àwọn sheikh eh, ali nasir so àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà so kí ló burú ń bẹ̀ sí bó dòdó ni wallahi ah àwọn nǹkan yìí in tí àwọn intan olùmọ́mọ́ sọ ni pé al-ilm rahimu ni bayna ahli ni pé ìjẹ́mọ̀lẹ́bí ni láàrin àwọn tí wọ́n ni àfá àfó jẹ́ àfá fọmọ lónìí tó bá padà yá àfá yẹn náà tún kéwú lọ́lọ́mọ yẹn ah Allahu akbar ẹ eh, lè rírùn kẹ báyìí bòmí ibi ìmọ̀nìkanlẹ̀ ti rí so afá ẹni tó jáfà fún yànfà yóò sì tún padà tún kéwú lọ́dọ̀ rẹ̀ wallahi mi ò ṣe istibadi ilé yàrá àti yàrá ní pé gba àwọn fáìlà ipò tí wọ́n ṣe lára ọmọ yàn so kí ló kọ́ rẹ̀ so abẹ́lẹ̀ta sí kí àti àwọn ọmọ tó wá rí nira so ibẹ̀ gangan lọ́lọ́wọ́ bá ti ma ń dáyàwó bẹ̀yà wo bá nabi musa ṣe ní sùúrù so wọn la nabi sallallahu alaihi so in tó náà bá náà fi ń sọ nìyẹn pé fasbir kama sabara ulul azmi min ar-rusul gbogbo ní sùúrù báwọn ulul azmi ṣe ní sùúrù in tí ó ṣe tafsiri aya yẹn ni òun ni inna dhalika min azmi al-umur ẹwùn kẹ́ wala man sabara wa ghafara inna dhalika min azmi al-umur ṣe wáyà yìí ọlọ́wọ́ bá ní fasbir kama sabara ulul azmi min ar-rusul oye ìbàtọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ sùúrù lórí àwọn èèyàn lọ́lọ́wọ́ bá lo pé eh, eh, fala man sabara wa ghafara inna dhalika min azmi al-umur so sùúrù àwọn annabi tọ́lọ́wọ́ bá ń rí fásini so sùúrù nítorí pé kò sẹ́ni tí ó nírú sùúrù yìí ah àyàfi àwọn tí wọ́n jẹ́ kíni àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ àwọn ṣe àbútọ́ọ̀l nínú àwọn rijal so àwọn àbútọ́ọ̀l nínú àwọn rijal àwọn tí wọ́n jẹ́ akíkanjú ní tánàbí sallallahu alaihi wasallam fi sọ nìyẹn pé laysa shadidu bisur'a pé kìí ṣe إنما الشديد الذي يملك نفسه عند الغضب ẹwọn kẹ so sùúrù àwọn àbútọ́ọ̀lù ni sùúrù àwọn àbútọ́ọ̀lù gangan ni in ta fi gbawa ni alimamu zahabi gbawa nínú tarihul islam so látọ́lọ abu muhammad abdullahi al-abtal nínú àwọn nínú àwọn kílùkọ̀lẹ̀ nínú àwọn olórí àwọn sami yìí ni ó ní aṣajá'atu sabru sa'a so ni ashaja'atu sabru sa'a so ashaja'atu sabru sa'a ó ní ashaja'a ó ní táwọn yẹn máa ń kàkún akíkanjú akíkanjú yẹn sùúrù sùúrù a moment ni sùúrù a moment tọ́pọ̀lọpọ̀ èèyàn lè ní òun ló máa ń sọ àwọn èèyàn wọ́n bí ìkanú àwọn nínú àwọn nínú àwọn lataifu jahiliya lẹ́lẹ̀ ìkanú àwọn tí wọ́n mọ̀ nígbà jahiliya ah, kí ló kọ rẹ̀ ṣe Hatim ni àbí wọ́n sá mọ̀ fún kí ló rọ̀ wọ́n mọ̀ fún Shaja'a gan wọ́n mọ̀ fún Shaja'a gan ẹnìkan wá bí lọ́jọ́ kan ní bóò ni ó ṣe di ẹni tí ó jẹ́ Shuja'a báyìí bóò ló ṣe di Shuja'a bóò ló ṣe di ẹni tó jẹ́ akínkanjú báyìí ó wá ní ó wá fẹ́ give eh, practical example ó ní in táwọn kan ṣe ó ní àwọn ó tó ara wọn bẹnu ara wọn àwọn wà mọ̀ jẹ́ like àwọn ó bàjẹ́ àwọn bùjẹ́ ẹni tó bá kọ́kọ́ sọ pé káwọn stop tó wá yẹ so ẹni tó wá bí bèèrè yẹn ló wá kọ́kọ́ sọ so ó wá sọ pé ah bó lè léyìí ṣe dáhùn bèèrè wọn ó ní ó ti dáhùn rẹ̀ ó ní sọ mọ̀ pé bí wọ́n ṣe tí wọ́n ṣe ti ọwọ́ ọ̀bẹnu tó ń jẹ yẹn ó ń dùn òun náà but ṣe náà ń dùn but òun wò pé ah sùúrù kóhùn kà ní sùúrù fún gbogbo wà yínà gbogbo wà tí ó bá tọ́ra fi ṣe náà kóhùn kà ní sùúrù rẹ̀ náà gbogbo tó ń kà fi sẹ́mi nìyẹn hmm. oye so kóhùn kà ní sùúrù yẹn náà wallahi àwọn nǹkan tó ma ń gbìyànga lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní so tó ma ń a nínú hadith tó pọ̀ hadith sallallahu alaihi wasallam tó pọ̀ so tánàbí ń júwe àkíkọ sọ́bùrù gangan ni pé kìí ṣe pòhun ni pé kéèyàn kódà gan ah, ṣe rí nínú àwọn nǹkan tí nínú àwọn nǹkan tí yóò tún mọ̀ tí ó tún ràn yàn lọ́wọ́ lórí sọ́bùrù yìí Ibn Taymiyyah yóò padà dákọ̀ rẹ̀ sọ́bùrù lórí àwọn adha táwọn èèyàn téèyàn máa ń rí àwọn ìnira téèyàn máa ń rí lọ́dọ̀ àwọn èèyàn òun náà ni wípé kéèyàn má máa rò pé gbogbo ìdájọ́ ayé yìí ni ó ti ṣẹlẹ̀ kí á lóde tí wọ́n máa ń pè ní yawmul hisab yawmul jaza judgment day àbí so kí lè tán fi ń pè bẹ́ torí pé kíni torí pé ibẹ̀ gangan ni judgment ó ti ṣẹlẹ̀ kí wá ní àǹfààní àbúrọ̀mọ́ wò pé gbogbo nǹkan ó sẹ́tù láyé kí ẹmọ̀ pé ah, gbogbo nǹkan ó sẹ́tù láyé kí ẹmọ̀ ẹran kan ìdájọ́ lọ́dọ̀ àwọn èèyàn tó yí adlu lọ́dọ̀ àwọn èèyàn tó yí pé volumen jahula ni wọ́n ẹlòmíì ti fi gbogbo ẹ̀mí rẹ̀ síbí ẹrù gbogbo àwọn tàn sọ pé wọ́n ń jà fún freedom jà fún gbogbo ẹ̀yẹn dákun ẹlòmíì wà lálàsí ẹ̀mí rẹ̀ yóò wà máa sun ẹ̀wọ̀n freedom eh, activist gbogbo tó máa fi convince àwọn ẹ̀rìn gba ah, àwọn ṣe torí àwọn generations to come ó wọ̀ sí fún tèrí ó wọ̀ sí fún mi o orí ààrẹ ló ń sí fún so kí ló kọ́ rẹ̀ so a kí ẹ máa ran kan nínú àwọn nǹkan tí èyàn ò fi mọ̀ pé nínú àwọn nǹkan tí ó mọ̀ jẹ́ kí èyàn ní sùúrù lórí ìnira táwọn àmì tẹ́yàn bá ń rí lọ́rọ̀ àwọn èèyàn ni pé ṣé so ò lè lò so ò rò pé gbogbo ẹ lè yanjú láyé yìí so ò rò pé gbogbo ẹ lè yanjú láyé yìí tí gbogbo bá yanjú láyé kí wá lọ́nà bá fi wá dá yawmul qiyamah fún ọ̀pọ̀lọpọ̀ ogun òyanjú eh, mélòó mélòó èyí tó ti táwọn èèyàn tó rò pọ́n yanjú wàláhì kéèsì táwọn èèyàn ti sọ́ọ̀bù 20 years ago wọ́n rí pé ẹni tí wọ́n ẹni tán pa òun kọ́ ló sí bóòlù yẹn sì fẹ́ yanjú so kéèyàn wá dó pé ayé yìí lèyàn ti gba lèyàn ti àti gba gbogbo lèyàn gbogbo ẹ gbọ́dọ̀ yanjú ni o wallahi kò lè yanjú téèyàn bá wá dún dún pé gbogbo ó yanjú èyàn sì dálábọ̀ sí so Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ pé ó ní wa akhbaru an nabiyyin min al-anbiya ní pé anabi sallallahu alaihi wasallam fún àwọn èèyàn nírò nípa annabi kí nínú àwọn annabi annahu darabahu qawmu nípa àwọn èèyàn rẹ̀ lù faja'ala yaqulu ó wá bẹ̀rẹ̀ sí sọ pé allahumma ighfir li qawmi pé ọlọ́run bá foríjì àwọn èèyàn mi fa innahum la ya'lamun torí pé wọn ò mani ẹ wo sùúrù àwọn ànábì ọlọ́run ọba ṣe ríru sùúrù wallahi àwọn èèyàn mọ̀ àwọn èèyàn mẹni tó ní rahma àti shafakọ àwọn èèyàn mẹni tí ń pè àwọn torí pé ah, ó nífẹ̀ẹ́ àwọn fẹ́ káwọn lànà ni ẹ wo òbí mi náà òbí mi ọmọ sì bá sọ̀rọ̀ ọmọ wa mọ̀ tẹpẹlẹmọ bá sọ̀rọ̀ yóò sì padà gbà torí pé ó àwọn tí nǹkan bá wá látara rahima àti ṣafakọ àwọn èèyàn mọ̀ náà ju tó ṣe pó wá látara pé ó kàn fẹ́ máa fi gba star ni alhamdulillah pé àwọn kódà àwọn òbí òun gan ti tó ṣe pẹ́ lómìn ó tún kóbá ó tún kóbá ìlú dédé tí ẹni so tí nǹkan bá wá látara rahima àti ṣafakọ pé ah a tún sa ìdá fún náà ó tún gbogbo àwọn kan tí Ibn Taymiyyah padà sọ fún wa ni wọ́n ni Allahumma ighfir li qawmi fa innahum la wọ́n ni waqad ruwiya anhu sallallahu alaihi wasallam wọ́n ni wọ́n ti gbà látọ̀ da nabi sallallahu alaihi wasallam annahu jaro lahu mithlu hadha ma'a qawmi ní pé léyìí ṣẹlẹ̀ san nabi pẹ̀lú àwọn èèyàn rẹ̀ pé malaika jabal gan wá bá so malaika òkè pé sí kóhun pàwọn kóhun fi òkè kóhun crush wọn pẹ̀lú òkè méjì so ni ara òun na kẹ pé ọlọ́wọ́ bó gbé jáde lára àwọn tí wọ́n gbàgbọ́ ọlọ́wọ́ bá ni so ẹ wá àwọn ànábì ọlọ́run ọba wọn ò personality wọn ò ju dáwà lọ tàwa ni wọ ta ni wọ kí ni personality rẹ ta ni ọ nínú 8 billion yàn tó wà láyé wọ́n ni faja'ala yaqulu mithla dhalik wọ́n ni fajama'a fi hadha thalathatu umur wọ́n ni ó wá kójọpọ̀ síbi ilé nǹkan mẹ́ta nǹkan mẹ́ta yìí òun ni ó sọ́sọ́ rahma àti shafaqah ó tún sọ̀tọ́ mánìyàn ní rahima àti sẹ́fàkọ̀ pé ah rahim ni nínú àwọn ẹni tí tí ma ń wá síyàn lẹ́mi gan lẹ́mi gan tí a bá ti ń sọ̀rọ̀ rahima sheikh bin baz ni tí a bá ti ń sọ̀rọ̀ kíyàn ní ìmọ̀ kó tún wá ní rahima sheikh bin baz ẹni kejì tó tún ma ń wá síyàn lẹ́mi ni sheikh rabi'a wọ́n ni sheikh rabi'a wọ́n ni wọ́n fẹ́ lọ sí dáwọn lukan sheikh rabi'a wọ́n ni ah tó bá yẹ pé tí ó jẹ́ kí wọ́n gba dáwà yìí ni pé kí wọ́n má dákọ̀ àwọn àbí kí wọ́n má lo tíra ìkankan tíra àwọn kí wọ́n lò káwọn èèyàn sì gba òdodo so kò sí tó kàn wọ́n pé ah, ẹ true mi lọ gbà àbí nǹkan tó bá yẹ pé tí ó jẹ́ káwọn èèyàn gba dáwà yìí ni pé ah, ẹ má lo tíra mi fún wọn pé ah, wọ́n ti bà mí jẹ́ lọ́dọ̀ wọn ẹ lo gbogbo tíra tẹ́ bá lò fún wọn tí wọ́n sàfi ròdòdò so rahma àti shafakọ̀ tí yíò rí ẹ̀rì kì ní ìgan lára Sheikh Bin Baz nínú fatawa wọn torí pé téèyàn bá mú nǹkan níwà kò sí fi pamọ́ yóò padà di ara yà so asabro pẹ̀lú tasaburu náà so pẹ̀lú pé kíyàn máa ṣe kíyàn máa ní problem pẹ̀lú yà ní sọ́rọ̀ ó ní ó ní so ẹ̀rí ẹ̀rí ẹ̀rí sáfàkọ̀yìn àti rahmanu yẹn nínú fatawa wọn gan ẹ̀rí gan púpọ̀ gan ẹ̀rí gan ẹ̀rí lè yàn gan nínú àwọn àmàlá àti Sheikh Rabi' of course àwọn olùmọ̀ súnnà bá ṣe rí nìyà but àwọn èyí tó máa hàn síyàn àbáyìn tó máa tètè wá sí láàká ìsìyàn lèyàn sọ̀rọ̀ so wọ́n ni so wọ́n ó sùsù rahma àti sáfàkọ̀nà fẹ́ dákọ̀ wọ́n ni thalathatu umur wọ́n ni alaafu anhum wọ́n ni kí ya fi wọn sheikh khalid náà sọ so sheikh khalid sọ nínú nínú tarjama sheikh rabi so wọ́n sọ nínú tarjama sheikh rabi so nípa ẹnìkan tó ti sọ̀rọ̀ nípa sheikh rabi rẹ̀ tó wá bá wọn so tó wá bá wọn ẹwọ sheikh amani náà ẹwọ gbólóhùn tó wọ́n sọ so, Ni àwọn òkòwò àwọn kẹ́nìkan kan wọ náà nítorí àwọn ẹ wo ọ̀rọ̀ yẹn fa àbó kò wo àwọn kẹ́nìkan kan wọ náà nítorí àwọn ah torí pé àwọn olùmọ̀ náà ti wò ni pé ah ká kọ̀ǹpì ẹ̀ ah Allahu akbar ìmọ̀dágan ìmọ̀dágan ká kọ̀ǹpì ẹ̀ pé mo fẹ́ gba ẹ̀san padà ká kọ̀ǹpì ẹ̀ sí pé kí n yáfì rẹ̀ ewu kravati ẹ̀fẹ́ wo ní ẹ̀sán gan ewu gan ló tún ga jù òun náà Ibn Taymiyyah ń sọ mìíbà wọ́n ní so al-'afwu anhum kíyàn yá fi àwọn èèyàn àwọn èèyàn sẹ́yàn kíyàn yá fi wọn káà sí ẹmọ pé àti tó gbógun tì mí nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ súnnà ẹ̀ kíyàn yá fi wọn kíyàn so sáfàkọ̀sán mo fẹ́ kẹ́ mọ̀nà ni mo fẹ́ kẹ́ mọ̀ ní àwọn náà wà padà rí ah, ọmọ yìí a tún lè mọ́ lè mọ́ kò sí pé wọ́n fẹ́ gbówó kankan lọ́wọ́ wa òun gan ní ó tún fún wa pé kíní ó sì tún fẹ́ ká mọ̀ náà náà wọ́n ní wal istighfaru lahum kí ẹ máa tọrọ àforíjì fún wọn kí sí kí ẹ máa ṣépèlé wọn so bala in tasbiru wa tattaqu tẹ bá ṣe sùúrù tẹ tẹ páyà ọlọ́wọ́ ba so nasuru ló máa ń tẹ̀lé anábìnrin sọ pé anna nasra ma'a sabr wọ́n ni wàlúhúdà ìmọ̀nà ní ma ń tẹ̀lé irú sùúrù báyìí ìmọ̀nà ní ma ń tẹ̀lé ah kí a ní sùúrù lórí adal khalq àwọn èèyàn ó sẹ́yàn sẹ́yàn wò pé àwọn èèyàn ní sẹ́yàn ni kí wọ́n á mú kí wọ́n á mú lọ́kùnkúnnú kí wọ́n mú sọ́kàn àwọn èèyàn ó sẹ́yàn ìwọ náà ó sẹ́ àwọn èèyàn asọ́lẹ̀ ìkà mélòó mélòó ẹni tó rò pé tí ti dá rú ti dá lérú ti dọ̀nà rú ọgbẹ́ ah wàláì onísùúrù ni mí sẹ́wọ̀n kẹ wọ́n ni wà sùúrù wà amnu wọ́n ni àti ìdùnnú àtàláfíà wal quwwatu fi dhatillah ilé ìgẹngẹ ní ma ń bí kúwà irú sùúrù báyìí ní ma ń bí kúwà so ma zada Allahu abdan bi afwin illa izzan izzan lọ́wọ́ tọ́nà ọbọ̀ ò ní lé ẹrúkún pẹ̀lú pé kó yáfi àwọn èèyàn àyàfi àìsí ẹwọ alimam ahmed imam ahmed gbogbo àwọn tán fìyà jẹ mí mo ti yáfi gbogbo wọn gbogbo àwọn tán fìyà jẹ mí ọdún ọ̀sẹ̀ gíní mo ti yáfi gbogbo yín so wọ́n ni walquwwatu fi dhati llah wọ́n ni wa ziyadatu mahabbatillah yóò túnmọ̀ jẹ́ kí lékún nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ba yóò tún wá jẹ́ kéèyàn lè máa ronú sí ìlà tọ́nà ọba fi ṣe àdánwò yẹn fún yàn torí pé téèyàn bá wà bízì pẹ̀lú pé ẹni ló ṣàìdá fún mi ọ̀ ní ríbi ronú sí pé ọ̀tọ̀dọ̀ ti wá gbọ́ pé àtọ́ ọ̀dọ̀ ti wá ó gbáyàn lójú mọ́tò pé ah kí ní ẹ̀yìnkan ìfẹ́ jẹ́ lọ báhùn nu ẹni tó ọmọ ìtọ́ ní bá ṣe on te bọ́n sí wọn sí ọ̀tẹ́bá jẹ́ tún lọ báhùn yóò tún ṣe bẹ́ẹ̀ lójọ́ mi jẹ́ lọ ṣe bẹ́ẹ̀ sọ́dọ̀ ẹni tí ó tó wọn múnà ká àwọn ọmọlúwà à ìyẹn kò sọ́mọlúwà bínú wọn ó ti gbá àbí ó ti gbá ẹ mọ́ yóò lọ́wọ́ ẹ̀kùn ara ẹni tó wá lọ mú yìí ẹni tó lọ mú yìí sẹ́ẹ̀ ẹni tó ọlọ́mú tó ní ọfẹ́ gba mọ́bà kò lọ́wọ́ tí ó sàn yóò pẹ́ pẹ́ pẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá so wọ́n ní wà mahabbati nasi la ẹni tí máa mọ́ ń yáfẹ́ àwọn èèyàn àwọn èèyàn ò nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ń tẹ́ ṣe fún kò ní bínú kò ní bínú torí pé àti táwọn èèyàn máa ń wò ní pé gbogbo ọba gbọ́dọ̀ máa jọ́lọ́gbọ́n ni ó sì gbọ́dọ̀ máa púrùpọ̀ ọlọ́gbọ́n ara nínú ọgbọ́n ni kíyàn jẹun gọ̀ǹgbà mi wa man lam yusani' fi umurin kathiratin yudarras bi anyabin wa yu'ta'u bi mansimi so nínú ọgbọ́n ni pé kíyàn jẹun gọ̀ǹgbà mi ehm, so nínú ọgbọ́n ni pé kíyàn jẹun gọ̀ǹgbà mi pé à ah, nù ó rò pé ó fẹ́ máa mú mi lọ́mùgọ̀ ó fẹ́ máa mú mi lómú gọ̀ kí ẹ máa kí ẹ máa kà wọ́n bí ibi tọ́nà ò ti kàǹkan kún kí ẹ máa kà á kún ẹ máa wo gbogbo àwọn tó mọ̀ ṣe irú nǹkan báyìí gbogbo àwọn ní ẹ̀ tẹ̀ gbogbo àwọn náà kò sí tí mizanu bá ti wọ́ ibi tí ó yẹ kí ẹ gbé nǹkan sílẹ̀ yẹn ó gbé nǹkan sí ẹ gbogbo àwọn náà là ń ṣe lọ́wọ́ yàfa so àwọn náà wọ́n padà sọ̀rọ̀ gbogbo nǹkan báyìí wọ́n ní waziyadatil ilmi ẹni tó bá ti ń ṣe irú nǹkan báyìí ọlọ́wọ́ bó mọ̀ lékún ní máa wọ́n ni wàlẹ̀ haza qala Allahu ta'ala wọ́n ni ìdí nìyẹn tọ́nà ọba fi sọ pé waja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqinun ka waja'alna minhum a'imma yahduna bi amrina lamma sabaru ní pé àwọn Bani Isra'il ni yau in suratu Sajda ọlọ́wọ́ bá ní àwọn mú jáde àwọn ẹni síwájú láàrin wọn yahduna bi amrina tí wọ́n ń tọ́ àwọn èèyàn pẹ̀lú àṣẹ wa lamma sọ́bàrù nígbà tí wọ́n ní sùúrù ni yẹn wa kanu bi ayatina yuqinun wọ́n sì ṣe kíni wọ́n sì ní àmàdájú nípa àwọn àyà wa Ibn Taymiyyah ni fasabru wal yaqin ìní sùúrù àti ìlàmàdájú so ní ìgbàgbọ́ tó rinlẹ̀ tó dájú yunalu bihimal imamatu fi ddin òun lèyàn fi máa ṣe kíni òun lèyàn fi máa ń rí ìdẹni ìsíwájú nú ẹ̀sìn ẹ̀ẹ̀lẹ́ lẹ́nìkan tí ó mọ̀ ní sùúrù tó sì ní yàkíìnì lórí tó wà tó sì ní yàkíìnì lórí tó wà àyàfi kó sí pé kíni Ọlọ́run ọbọ̀ padà sọ dẹni ìsíwájú kódà wa in akhara nafsahu qaddamahu Allah kódà kó tira ìsẹ́yìn Ọlọ́run ọbọ̀ ti síwájú sọ́bùrù iṣẹ́ sùúrù iṣẹ́ sùúrù tó nípa yáà èyàn máa ń jà fún nǹkan yẹn nífà ọwọ́ adákẹ́ èyàn máa ń jà àwọn àwọn èèyàn afá gbogbo àwọn nǹkan tẹ́yìn ń ṣe yí ọ̀dọ̀ àwọn olùpá ọ̀rọ̀ nìyàn tí máa ń ṣe báwọn ẹwọn kan èyàn máa ń jà fún nǹkan yẹn nǹkan yẹn ní pé ẹwọn kan so waja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru وكانوا بآياتنا يوقنون ابن تيمية فالصبر واليقين pẹ̀lú sùúrù àti àmàdájò yunalu bihima al-imamatu fi ddin òun lèyàn fi máa ń rí aṣíwájú inú ẹ̀sìn ẹni tó bá ti ní quality ọlọ́run ọbọ̀ ògbò ìgà so ọlọ́run ọbọ̀ ògbò ìgà torí pé sọ́bùrù òun lèyàn fi máa jìnà sí àwọn kíni lèyàn fi máa jìnà sí kíni shubuhat so ẹni tó bá sì ti jìnà sí ṣahawati tó jìnà sí ṣubuhati ó ti ṣe kí ni ó ti ẹ̀sìn rẹ̀ ti lànìyàn alákọ̀ọ́kọ́ tó wà láàrin sọ́búrú àti yẹ̀kín alákọ̀ tó wà láàrin sọ́búrú àti yẹ̀kín ni pé sọ́búrú yẹ̀kín ó gà gẹ́gẹ́ bí rìdá òfún sọ́búrú bí nǹkan tó máa tún jẹ́ tó máa strengthen tó máa give nutrient fún sọ́búrú torí bí yẹ̀kín bá ṣe ń sí ni sọ́búrú ó ṣe máa ṣe yóò sì máa rọrùn sí bí nísìn mo mọ̀ lámọ̀ dájú pé àà a ní sẹ́ ọlọ́run ọba sọ pé sẹ́ ọlọ́run ọba sọ pé báyìí báyìí báyìí báyìí kò sí téèyàn fẹ́ rí lórí ẹ̀yìn ó sì kíni èyí ò ní sùúrù ni oye but bóyá ẹ̀yà kíni téèyàn ní lórí ẹ̀ ṣe ó kéré sùúrù téèyàn náà ní lórí ẹ̀ ó sì kíni ó kéré èyí tó ṣe pé téèyàn bá ní yẹ̀ kíni pé ọlọ́run ọba sọ pé wa anna an tí yẹn bá ní yẹ̀kíní ń bẹ o tí gbogbo tó bá ṣẹlẹ̀ sí yàn láyé sùúrù yẹn yóò rọrùn fún yàn láti ṣe gan bọ̀ látara kí là pé ah kí kí ló kọ rẹ̀ kí kí kíní kan tó ṣe kíní kan ó ṣe kíní ọ pé ah ah ẹ ẹ ẹran mi létí Àbújá bèrè kíní kan ó ṣe kíní <laughs> Allah al-musta'an so níbi à pé ẹ ẹ à ọlọ́run máa ẹni ọlọ́run náà ó rí tó kìnnìkan kìnnìkan so ẹ máa wò ẹ máa wò pé à wàláhì mo sọ gbónú nǹkan lẹ́ẹ̀kan ẹlòmíì lè rò pé bóyá mọ̀bálágọ̀ ni àbíyàn fi ń ṣe tàwádùn ara o pé irú àwọn àdánwò tó ṣe àwọn Ibn Taymiyyah yìí eh, tó bẹ́ẹ̀ ṣèyàn pẹ́rẹ́ àbí tídàjì rẹ̀ àbí rúbùn rẹ̀ bẹ́ẹ̀ ṣèyàn pẹ́rẹ́ tí àánú ọlọ́run ọbọ̀ bá léyàn bá èyàn lè fi islam lẹ̀ èyàn lè fi islam lẹ̀ wàláhì èmi ò fọwọ́ sọ̀yà fún àmì o yìí sí kéèsé pé mahabbatan fil kufri lèyàn fi ń sọ àbí shakkan fil islam ara àmọ́ ma'arifa dọ́ọ̀fù ara yẹn náà so so yakin o máa ń jẹ́ rìdá fún sabr torí bí yàkínì yẹn bá ṣe rinlẹ̀ sí bẹ́ẹ̀ náà ni kí bẹ́ẹ̀ náà ni sọ́bùrù yẹn ó ṣe rinlẹ̀ sí wọ́n ni fa idhan dafa ila hadha sọ́bùrì Ibn Taymiyyah sọ pé tó bá tún wá so sọ́bùrù yìí ẹ máa àwọn ẹlòmíì gan ní yàkínì lórí bátìlì one day one day our generation will appreciate my sacrifice activist náà ó ti mú tí a gà sí ó so ní pé àwọn kíkọ́ rẹ̀ àwọn generation tó ń bọ̀ wọ́n padà appreciate gbogbo tó ń ṣe you are doing this for, for next generation ẹlòmíì ní ni lórí àánú nífà wallahi ṣẹ́mọ̀ pé ṣẹ́mọ̀ pé nínú àwọn nǹkan tí èèyàn rí ni ẹnìkan sọ kíníkà ó ní nínú àwọn nínú àwọn tí èèyàn pàdé ní season lẹ́wọ̀n ó ní ó ní uh, Into tó gbóhùn dẹ́wọ̀n ó truck so lóun truck so wá níbi tóun ti wà truck bàbá olówó Prado Land Cruiser ó ní bó ṣe jáde mọ́ wọn lẹ́nu lẹ́nu òun á gbá a lẹ́yìn so nígbà tó ń gbá a lẹ́yìn ni pé òun náà ló jáde báyẹn ó ní sẹ́nitọ̀ ni so nígbà tó ń gbá a ó ní bóun ṣe bọ́lẹ̀ nínú truck òun lọ dìgbà tí lù ní so ó ní òun dìgbà tí lù ó wá ní wá ní ó ní wá mú òun tó ní wá mú òun ó nígbà táwọn mú òun wá ní wọ́n fẹ́ kún ó ní wọ́n fẹ́ kún lọ bẹ̀bẹ̀ ni òun ò sì ní bẹ̀ ẹni táwọn sọ yìí ti lò bí oṣù mélòó àbí nǹkan bí oṣù mẹ́ta àbí nǹkan bẹ́ẹ̀ gbogbo àtẹ́bárẹ̀ ṣe kìí sọmọ èèyàn bí òun náà ni ó mọ̀ sọ fún yín òun gan lè di sẹ́nẹ́tọ̀ lọ́la náà so kí wá ló dé tó yẹ pé àti pé òun ò jẹ̀bi àwọn èyí wọ́n fẹ́ jẹ́ ọ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ ara ọ̀ wàláhì wà mẹ́ ẹ̀yìn náà mọ̀ sí àhà pé kìí tí bá láka ìmú tó wà ọba Ah, ó yẹ kí ẹ mọ wòye sí o sí ìsìnkú èèyàn fìlì ẹ̀gà náà bá wo lọ́nbẹ́ alámi èèyàn lè òpó wọlé àmọ́ ẹ̀ sí ìsìnkú èèyàn fìlì tẹ́sítì ọlọ́run ẹni tó gbàyàn létí rẹ̀ yìí ní òkú ní òkọ gbogbo ìgbà tí ò bá lò ó ní wọ́n ní ó ní wọ́n ní ọkọ̀ òun pé bulletproof ni wọ́n ní bulletproof lọ́kọ̀ òun pé kóhun ni pé jọ́ọ̀jì sọ pé kóhun bóun lọ gba ọkọ̀ bulletproof gbogbo àtó bá ń sọ̀rọ̀ yóò mọ̀ ní ẹ pé òun ò lè òun lè bẹ òun sì wá lọ bẹ òun ló jẹ̀bi kẹ́kọ̀ọ́ wọn náà gba létí ìwé rárá ẹ wo èèyàn ní sùúrù lórí pé torí pé mọ̀ pé bọ́bọ́ ah, yìí òun ló jẹ̀bi náà ó jáde mọ́ mi lẹ́nu nínà èèyàn ní sùúrù lórí ẹ̀ ó ní ẹ̀kíni lórí ẹ̀ ẹlòmí ó sì di òdodo mú yóò sì mọ̀ wò pé ah nǹkan ó ṣeun nǹkan ṣeun ó dàgẹ́ bí nǹkan tí imam ahmad sọ ni imam ahmad sọ pé nígbàtí imam ahmad wà ní síjìnì tí o lè imam ahmad pé à pé à òun gan òun ó lè lóhun lórí so imam ahmad sọ pé ọ̀rọ̀ strength àwọn gan ẹni tó dúró lè nínà àwọn èèyàn ní yẹkìnì lórí ànúfà wàláì àwọn èèyàn ní yẹkìnì lórí jàmbá so tí mo bá ń sọ pé ah wọ́n yẹ pé àwọn tẹ́sítọ̀ ọlọ́wọ́ bá mi gan wọ́n yẹ pé èèyàn fìlì ẹ̀ ni ah wallahu al-musta'an so wọ́n ni wa idha ndafa ila hadha as-sabr quwwatu al-yaqin wal-iman wọ́n tó bá tún kó sabr yóò ni taraqqa wa máa gòkè nínú àwọn levels oríire bi fadlillahi ta'ala wọ́n ni wadhalika fadlullahi yu'tihi man yasha' fadlu ọlọ́run ọba tí yàn bá gbọ́ yí gan ah nínú nínú nínú tí yàn ó fi mọ̀ pé fọ́lọ́run ọba nìkan nínú fadlu ọlọ́run ọba gan náà ni sùúrù wà so nínú fadlu ọlọ́run ọba ni kọ́lọ́run ọba fún yàn láwọn ẹ̀bùn tó ti pé yàn ó fi lè rí àánú ọlọ́run ọba torí fọ́lù ọlọ́wọ́ bá tó ga ni ọlọ́wọ́ bá sì máa ń fẹ́ni tó bá wù ní so yu'tihi man yasha wallahu dhul fadlil azim ọlọ́wọ́ bá ló sì ní àwọn ọlá tó gagan wọ́n ni walihadha qala allahu ta'ala wọ́n ni ìdí ni ẹ̀tọ́ ọlọ́wọ́ bá fi sọ pé idfa' billati hiya ahsan ní pé kíni rìpẹ́ẹ̀lì pẹ̀lú èyí tó fi so tí ó bá ti wá láàrin ìwọ tí eh, ìwọ àtẹni tọ́ta bá wà so ọlọ́run bá subhanahu wa ta'ala yóò jẹ́ waliyyun hamimu fún yàn wọ́n ni wa ma yulaqaha illa alladhina sabaru ẹ̀wọ̀n kan kò sẹ́ni tó lè ríkì lẹ́wù lẹ́wù pé èèyàn ṣe sùtá fún ọ ẹ̀rẹ̀ ẹwà wọ́n ní wọ́n pa ọmọ rẹ̀ wọ́n pa ọmọ rẹ̀ torí ẹ̀ mọ̀ wò pé ah, kí táwọn èèyàn kàn ya ọ̀dájú ọmọ èèyàn ọkàn yìí ń bọ̀ ni kò sí tó ṣe fún ọ ìpè wọn pa ọmọ rẹ̀ ẹ wàá rí pé àwọn mùsùlùmí ló níwà yìí jù ṣé àwọn pé wàlá àwọn èèyàn ń gba Islam látara kínní ìfà àwọn èèyàn ń gba ìsìláàmù látara kínní ẹ̀sìn ìsìláàmù tó preach forgiveness yìnyẹn débi pé ah wọ́n pa ọmọ bàbá yẹn ó dẹ̀ tún foríjì gbogbo àwọn tán pa látàn kọ́ làwọn sí kọ́ọ̀tì ayé gba òun ní pé òun tún foríjì wọn ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ táwọn mùsùlùmí máa ń torí pé òun náà mọ̀ pé ní tí ìsìláàmù kọ́ yẹn nìyẹn ẹlòmíì ẹlòmíì ó kàn rí nǹkan gbọ́yé nínú tí ìsìláàmù kọ́ ó sì dì mọ́ tọ́ kó òun foríjì wọn so ibẹ̀ lẹ́lòmíì ó sì ti wọ́n láàyè ẹlòmíì jẹ́ èèyàn twenty thousand ń sì ń lo oṣù oṣù márùn lẹ́wọ̀n ẹlòmíì jẹ́ èèyàn ní two hundred thousand ẹlòmíì jẹ́ èèyàn ní one million ń sì ń lo oṣù márùn lẹ́wọ̀n àpàdà nínú nǹkan nínú àwọn nǹkan tí Ibn Taymiyyah sọ Ibn Taymiyyah sọ ń bí nínú àwọn nínú àwọn fáyidà tó lágbára gan àbí hmm, nǹkan tó lágbára gan téèyàn gbọ́dọ̀ mọ́jú tó téèyàn bá fẹ́ gbẹ̀san ni ó fẹ́ gbẹ̀san hmm, kíní yìí sọ sọ ọ̀pọ̀ rẹ̀ sí wọ́n ní wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa dhu hadhin adhim kò sẹ́ni tó lè sí àfahàn tán nípin tó gágán àti sàn tán ní azmù tó gágán ọ̀nà kitafi bi hadha insha Allah ẹ jẹ́ ká dún mi báyìí so kọ́nàbà kó jẹ́ kí àwọn tí wọ́n ní sùúrù lódodo tí wọ́n sì lè tẹ̀lé ojú ọ̀nà ọlọ́wọ́ ọba kọ́nà ọba kó ṣe wá lólùmọ̀nà tí ó mọ̀ táwọn èèyàn sọ́nà kọ́nà ọba kó lè kó fún wa ní sùúrù lórí adha àwọn khalq kọ́nà ọba kó lè kó jẹ́ ká lè tajarọ́dà fún alkiyama ọlọ́wọ́ ọba èyí tó máa ràn yàn lọ́wọ́ láti ní sùúrù lórí aburú àbí ìkà tẹ́yàn bá ń rí lọ́dọ̀ àwọn èèyàn هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين